الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد أدوكفون الله سبحانه وتعالى tí ó ṣe nírọ̀rùn láti pé kí a tún péjọpọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ orí Ọlọ́run bá lórí wa àti ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ so nínú orí Ọlọ́run bá náà ni pé kí a tún péjọpọ̀ nínú ilé Ọlọ́run bá láti kọ́ ẹ̀kọ́ ìsìn wa láti rántí Ọlọ́run bá subhanahu wa ta'ala سلطرتي أنبلا أوناني تكحيل العينين بشرح عقيدة الرزيين تي أفاوغا الشيخ عبيد بن عبد الله بن سليمان الجابري رحمه الله تعالى رحمة واسعة وأسكنه الله الفردوس سبتون صردي بيتان شالعي رسالة إليه أوناني نبتي Ah, ibn abi hatim tó ti ń gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ àti ọ̀rẹ́ bàbá rẹ̀ afá rẹ̀ nípa pé nínú àwọn kẹta wọn bá àwọn afá lé lórí ní gbogbo àwọn ìlú òun náà ni pé Ọlọ́run bá subhanahu wa ta'ala wà lórí al'arashi rẹ̀ ah, rẹ̀ àkídà ahlùsúnnà wal jama'a ni àti nǹkan tí àwọn sàhábà wà lórí ẹ̀ àti nǹkan tí àwọn sálàfù rere wà lórí ẹ̀ kódà nǹkan yìí nǹkan tí àwọn èèyàn yapa rẹ̀ gan lónìí ni so nǹkan tẹ́ mẹ́rin tí wọ́n máa ń kọ gbogbo wà ipé Ọlọ́run bó sí láyé kankan Ọlọ́run bó so nínú rọ àwọn so whereas ìdínà nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ròyìn ara rẹ̀ so sheikh tó wá mú àwọn àlàyé wa so wọ́n sì jẹ́ kó yé wa pé olúwo ọlọ́wọ́ bá ní pé ó kún sí méjì olúwo al-qadr àti àbí mẹ́ta olúwo dhat olúwo àti olúwo al so bákanáà nípa olúwo dhat ọlọ́wọ́ wọ́n mú àwọn ẹ̀rí wá nínú Qur'an so wọ́n fẹ́ mú àwọn ẹ̀rí tó jẹ́ àwọn adilla qawliya wá nínú súnnà nabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀rí tó sì pé àwọn ẹ̀rí tó sì pé àgẹ́bà sí mọ̀ pé àwọn ẹ̀rí ó kú sí mẹ́ta látọ̀dà nabi sallallahu alaihi wasallam yálà kó jẹ́ qawliya qawliya lèyí tó sì pé annabi sallallahu alaihi wasallam sọ yálà kó èyí kó tó sí pé ànábì sallallahu alaihi wasallam jẹ́ ló ń tẹ̀ so tẹ bá wo àwọn oríṣiríṣi ọ̀nà tí ẹ̀rí ma fi wá nínú súnnà yìí kò sí èyí tó takora wọn kódà lọ́pọ̀lọpọ̀ ọgbà èyí tó pọ̀jù nínú ìdájọ́ èyí tó kéré gan ló sì pé èyàn lè rògbó takora wọn ìyẹn gan fúnra rẹ̀ gan tí a bá padà wó ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ṣe kójọ papọ̀ so àbí kó sì pé ìkan ti tẹ̀kari so nínú àwọn nǹkan tó wá jẹ́ ìmọ̀ òun ni pé àdílà àwọn ẹ̀rí ló nípa ìwà lókè Ọlọ́run bá wa ta'ala kò sí ìtó takora wọn yẹ́bà sọ pé bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe rí nìí so èyí tó kéré lèyàn lè rù bẹ́ẹ̀ èyí tó tún wá kéré nù tí yàn lè rù bẹ́ẹ̀ yẹn èyàn lè ṣe tawfiq láàrin wọn pẹ̀lú ojú oríṣiríṣi àwọn ojú ọ̀nà táwọn olùmọ̀ ti ṣàlàyé tí yàn máa fi ń ṣe jámù láàrin àwọn àdílà so about àwọn ẹ̀rí yóò rí bẹ́ẹ̀ so nínú àwọn ọ̀gá táwọn afá mẹ́ so yóò kọ̀dámà kọ́wùl ala al-fi'l so àwọn olùmọ̀mí sí sọ pé ara èyí ó kọ̀dámà fi'l ala so èyí ó kọ̀dámà fi'l ala so bàyí tó fẹ́ pọ̀ jù táwọn olùmọ̀ sọ òun náà ni pé qawl lè yóò gbọ́lá fún lórí fi'l so qawl lè yóò gbọ́lá but alámàrí olúwọ́lọ́wọ́ bọ̀ tí ẹ̀ tí wọ́n rí bẹ̀ ara àwọn àrí tó wá ń parẹ̀ so wọ́n ní famina alkauliyya gbogbo wọn kò sí tí ó takura wọn ara gbogbo wọn dá lórí nǹkan yaukaná ní pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó wà ní òkè lórí al'arashi wọ́n ní famina alkauliyya nínú àwọn ẹ̀rí tó sì pé ọ̀rọ̀ ni ó fọkàntá so sẹ́ ẹni fọkàntá mi ni nígbà tó ṣe pé ẹni tó wà ní sánmà ó fọkàntá mi so inú àwọn ẹ̀rí tí àwọn olùmọ́mọ́ mú wá pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sánmà ló wà ní so tó dípé annabi sallallahu alaihi wasallam òun ló yin Ọlọ́run Ọba nípò so nípa Ọlọ́run Ọba tó wà ní sánmà ó fọkàntá wọn láti jẹ́ òjíṣẹ́ rẹ̀ ṣe ìpín dúkìá lásán lẹ̀ ní fọkàntá so ilé ìsin fi hàn wá nípa pé nínú àwọn nǹkan tí èyàn gbọ́dọ̀ sọ́ra fún gá kò sí bí àwọn èyàn ṣe lè fọkàn tán tó kò sí bó ṣe lè jẹ́ àmínú tó kò sí bó ṣe lè sọ́ra tó nínú àwọn nǹkan tí èyàn gbọ́dọ̀ máa sá fún gá ní èyí tó bá jẹmọ́ ìpín dúkìá láàrin àwọn èyàn ni so nínú àwọn àlámọ̀rí tó ní agbára gan ni munafikun wọ́n ṣe àtìrọ́dù sáà nẹ́bí sallallahu alaihi wasallam sí dájọ́ annabi so bó wá ní wọ́ tó sì pé ìsá nẹ́bí ọlọ́wọ́ ba so tí ó sáà nẹ́bí mẹ́lẹ́yìn anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam so bó wá ní wọ́ so gbogbo tó bá ṣe o ní alìmọ́nà tó gbogbo tó bá ṣe o ní dọ́kúmẹ́ntì tó so ẹni tínú rí o dùn pẹ̀lú pínpín tó pín kò sí bí o tí ò bá ṣẹni tó so kò sí bí kò sí ní nǹkan ìgẹ́sì yẹn sí bẹ̀ ní oṣù mọ́ ọgbẹ́ àwọn èèyàn yóò sà wá ẹwọ bá ṣe ṣe fún Usman náà radiyallahu anhu ṣe ẹwọ bá ṣe ṣe fún Usman náà so ní pé àwọn ará lè rẹ̀ ní fún so àwọn èèyàn rẹ̀ ní fún nìkan so látara ah, tó bá bá wá ń darí ẹ̀bọ́n náà bá bá fẹ́ àwọn àwọ̀ pé ah, ṣe bá rọ̀pá wà ní ó kàn so yálà kí yẹn mú example àwọn munafikun àbí kí yẹn mú example àwọn ansar so àwọn munafikun àwọn wọ́n ṣe àti rọ́b sí pípẹ́ annabi àwọn ansar àwọn ní sùúrù so wọ́n ní sùúrù nígbàtí sallallahu alaihi wasallam tó so ẹ mọ̀ gẹ́gẹ́ ah owó lẹ́mi wọn

ní ah, kí ni táwọn èèyàn ń sọ ní ní pé innama ana min qawmi pé ah, èmi náà lára àwọn èèyàn mi náà mú wa so àwọn òní ní fáfi pé à ah, so pé náà kò sí kankan bẹ́ẹ̀ ti pín òun ló sí ẹkẹ́ pín so òun náà ni ó sì tún padà lọ sẹ́yìn tí mọ̀ ní ara ò tilka idan qismatun biza so gbogbo àwọn <laughs> àì bàtà Ànábì sallallahu alaihi wasallam mímbàrí Ànábì wọ́n sọ fún àwọn sọ́rọ̀ pé Ah, ah, Ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé alam ajidukum dullalan fahadakumullahu bi ṣé in bá yín lẹ́ni tó nù ni Ọlọ́run bá dẹ̀ fi mi tọ́ yín sọ́nà wa alatan fa aghnakumullahu bi mo sì bá yín lẹ́ni tó ṣe pé kò ní nǹkankan Ọlọ́run bá rọ̀ yín lọ́rọ̀ pẹ̀lú mi ala tuhibbuna an yadhhaba an-nasu bid-dinari wad-dirham ṣé nífẹ̀ẹ́ sí káwọn èèyàn máa kówó وتذهبون برسول الله صلى الله عليه وسلم كيما موجي سلام بلا so akilo kore baka méjì ni so yan le behave gẹ́gẹ́ bí àwọn munafiqun eyan torí pé kini kan wà nínú qadar Ọlọ́run Ọba ẹ̀yin tona obo ba ko fún yan ẹ̀yin ò lè rí pẹ̀lú tipa tipa o ẹ̀yin ò lè rí pẹ̀lú khuruj ẹ̀yin ò lè rí pẹ̀lú ìtakò olórí ẹ̀yin ò lè rí pẹ̀lú i criticize pínpín àwọn olórí so ẹ rí pé irú àwọn kan báyìí ó máa ń dá àdánwò rẹ̀ gan but uh, almuhim tó jẹ́ ẹ̀kọ́ pàtàkì ta fẹ́ kọ́mbí òun náà ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wà ní sẹ́mọ̀ ó dẹ̀ fẹ̀mí uh, ó dẹ̀ trust annabi sallallahu alaihi wasallam Ọlọ́run Ọba trust annabi sallallahu alaihi wasallam Ọlọ́run Ọba dẹ̀ wà ní sẹ́mọ̀ gẹ́gẹ́ bó ṣe pé wíwà ń sọ́mọ̀ Ọlọ́run Ọba náà Ọlọ́run Ọba yìí rí gbogbo nǹkan tí annabi sallallahu alaihi wasallam ṣe so but Ọlọ́run Ọba trust ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀dá so wọ́n ni qalahu sallallahu alaihi wasallam wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí raddan ala man ankara alayhi ní ẹni tó fi ń fèsì fún ẹni tó takò Ànábì wọ́n ní ba'da qismatihi lil ghanaim nípa ìpín apákan ìpín tí Ànábì torí pé Ànábì sallallahu alaihi wasallam anabi ò kí ń takò òdodo so anabi sallallahu alaihi wasallam ò kí ń takò so anabi sallallahu alaihi wasallam ò kí sí kí ń a kílùkọ rẹ̀ kò kí ń takò nǹkan tí Ọlọ́run subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún so kódà kó sí pé ẹnu kèfèrí ni anabi sallallahu alaihi wasallam ti gbọ́ so kódà kó sí pé ẹnu kèfèrí ni anabi sallallahu alaihi wasallam ti gbọ́ so anabi sallallahu alaihi wasallam ò kí ń so ibẹ̀ náà lẹ́yìn ó ti rí qaida táwọn olùmọ̀ ń sọ nípa pé haqq òyìn òkín takò ní gbogbo tó bá ti wá ó kà pé bí tíyìn ma ti máa wá haqq òun náà ni lọ́dọ̀ àwọn ẹni òdodo so gbogbo bí tí haqq bá ti wá ìyẹ́ takò pé à ó sọ pé à gbogbo tó sọ ní fìsí rọ́dù fún so ara ọ̀ so in tó sọ tí ò bá tọ́lọ̀ na nínú ìjẹ́ iqraruhu ìjẹ̀lóntẹ̀ tán nabi sallallahu alaihi wasallam tó jẹ̀lóntẹ̀ jariyata muawiyata ibn al-hakam so wani a tí ọmọ a slave obìnrin tí muawiyya ibn al-hakam as-sulami wani hina arada an yu'tiqaha nígbà tó gbà láti túlẹ̀ takfiran an latomatihi láti fi bọ́ra rẹ̀ kó níbi àgbígbálétí tó gbá so àbí gbígbálójú tó gbá allati latamaha iyyaha ní gbígbá tó gbá rẹ̀ so akílùkọ́ rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí yíò tó kọmbínà òun náà ni nínú nǹkan tí Shaykhul Ibn Taymiyyah rahimahullah ta'ala tán sọ nínú wasiyyatu sughra òun ni wípé tí yàn bá fẹ́ tánà àìdáka tí nínú jínsì nǹkan tí yàn ṣe nínú ọ̀nà nǹkan tó sí yẹn náà ní fi tánà rẹ̀ má sá má sá lọ sí nǹkan mi so èyàn sí àìdá sóbì rẹ̀ ń o wà ní àwọn ah, ah, lọ sí dáadáa sáà máa ya ara àwọn òbí náà ní kó sí kíni kó sí dáadáa sí so orí ẹ̀ ló ti so wani bi sábàbí ọdúnwáni àdí'ibi ala shati min al-ghanam wani látara pé ìkókò ó kọjáàlà lórí àgùntàn àgùntàn kan nínú àwọn àgùntàn rẹ̀ allati kanat tar'aha lahu tó ṣe pé ó ma ń dáwọn fún wọ́n ni qala Muawiya Muawiya sọ pé fa'ataitu Rasulallahi sallallahu alaihi wasallam ó ní mo lọ bá òjíṣẹ́ Ọlọ́run Ọba fa'azzama dhalika alayhi ó ní ó wá tóbi lẹ́mìí mi qultu ya Rasulallah afala u'tiquha mo wá ní ìrẹ òjíṣẹ́ Ọlọ́run Ọba sí ń túlẹ̀ qala jini biha òjíṣẹ́ Ọlọ́run ibùdó lọ́wọ́ bá wà qalat fi as-samaa ó ní ní sẹ́mà ni qala man ana ó wá ní tàlímí o qalat anta rasulullahi sallallahu alaihi wasallam ire òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ọ qala a'tiqha òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní but èyí tó ṣe pàtàkì jù náà ni wípé Ànábì ó tẹ́sì rẹ̀ so nínú àwọn nǹkan tí ó tọ́ ni èyàn ma ń dányàwó tíyàn bá fẹ́ ma ìmáníyàn ni àbíyàn fẹ́ ma ibi tó wà ni àbíyàn fẹ́ ma mọ́kí fúrẹ̀ ni so yẹn lè dányàwó pàápàá jùlọ tíyàn bá ní hajjá sí àbíyàn ní hajjá sí a ìṣe dáadáa sẹ́ni àbáwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam ó dánwò so pẹ̀lú pé ìbọ̀lọ́lọ́wọ́ bá wà ìbéèrè tó yẹ pé tí yẹn bá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn professor lónìí so tó yẹ pé wallahi ó fail gan so kọ́lá kí yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ó fail gan so ọ̀pọ̀lọpọ̀ wọn tún gbógun ti nǹkan tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ wọ́n sì ń sọ àwọn èèyàn kókọ lórí ẹ̀ wọ́n sì ń rò pé ní táwọn òdodo padà sí eléyìí ọ̀rọ̀ ni o so in tí ẹrú in tó ń pàṣẹ rẹ̀ òun ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń pẹ̀lá rẹ̀ ní mùsùlùmí tó jẹ́ kódà tó jẹ́ professor kódà ẹlòmí ìgẹ́ professor ni nínú islamic studies kódà ẹlòmí ìgẹ́ professor ni nínú aqida sẹ́ẹ̀rì nípo jáde ní azhar ní pé ó ṣe in tó ṣe jáde ní ilmul kalam wal falsafa so al kalam wal falsafa ló jẹ́ tó ṣe jáde in táwọn gbà pé tawhid ni so tawhid so ẹni kalam àti falsafa ló ti ó ma kalamu lọ́wọ́ sí ma falsafa gan tẹba bí pẹ́tọ̀ ibo lọ́wọ́ bá wà so fi kulli makani náà ni ó sọ ní pé àbíyá laysa fi ayi makani so kò sí láyé kankan àgbọ̀dọ̀ ròyìn ọlọ́wọ́ bá kó wà ní ayé kankan so àwọn ẹ̀kọ́pọ̀ nínú hadithi gẹ́bà ti sọ wọ́n ni wà mínà fi àríyà nínú àwọn ẹ̀rí tó jẹ́ ti sẹ́ ما ثبت في الصحيح إن توانين صحيح أنه صلى الله عليه وسلم نبي النبي صلى الله عليه وسلم أصو قال لأهل الموقف أصو فاهم يتنواني تندولاي يوم حجة الوداع نبات النبي صلى الله عليه وسلم تنسي حج أني وأنتم, تسأ وأنتم تسألون عني أني موسي قربينا فما أنتم قائلون كلا صو qalu nashhadu annaka qad ballaghta a jẹ́rí pé o jíṣẹ́ wa addaita o sì pé wa nasahta bẹ́ẹ̀ sì ni ó gbàmìnà faqala bi isbi'ihi as-sababa wọ́n ni annabi sallallahu alaihi wasallam ó wá demonstrate pẹ̀lú ìka rẹ̀ tó jẹ́ ìka index finger wọ́n ni yarfa'uha ila sama wọ́n ni annabi sallallahu alaihi ó wá ń àkílòpẹ̀lẹ̀ ó wá ń rẹ̀zẹ̀ sẹ́mà wọ̀yẹ̀nkútù ha ilan nas ó wá ń mì sọ́dọ̀ àwọn èèyàn ó wá ní allahumma shahad ọlọ́wọ́ bá jẹ́rì o allahumma shahad ọlọ́wọ́ bá jẹ́rì sí thalatha marrat lẹ́ẹ̀mẹ́ta so wani fajtama àti sunanu thalatha wani àwọn ara sunna mẹ́tẹ̀ta wá pé ní pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala òkè samaluwa wani wa amma istiwa wani ẹ̀rí wà lókè ìwàlókè al'arashi faqad jaa fi al-qur'an al-karim wọ́n ló ti wá nínú qur'an zakarahu allahu fi sab'i suwar wọ́n lọ́nà ọba dákọ̀ rẹ̀ nínú súrọ̀ méje nínú àwọn kan tí al-imam ibn al-qayyim ma ń sọ yẹn pé ah, kí ni ẹ̀ ń fi ọlọ́run ọba wé báyìí ọlọ́run ọba ó dákọ̀ kò tún wá sí ìtọ́lọ́run ọba ti wá mú nafsu nǹkan tó gbà lérò kò tún wá sí ìtọ́nà ọba ti mú wá gbogbo méje èèyàn ní láti ṣe ta'wil rẹ̀ náà ni wọ́n ni fi sab'i suwar min kitabihi minha qawluhu ta'ala fi surati al-a'raf wọ́n ni nínú rẹ̀ ní gbólóhùn Ọlọ́run ọba nínú surati al-a'raf pé inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal fi sittati ayyam súnmà sáwà alàl'arṣ lẹ́yìn náà ó wá lọ sókè lórí al'arṣi wà húwà inda ahlil ilmi wọ́n ní ọ̀dá wọn onímímọ̀ bí ma'ana rtafa'a kí nkan lọ sókè kí nkan rise wà ala kí nkan ga wà yá àti bí ma'ana qasd ó ma ń wá pẹ̀lú pé èyàn gbàǹkalérò so ó gbàǹkalérò that is ó fẹ́ lọ síbẹ̀ so ó gbà nǹkan yẹ lóru kaqawlihi ta'ala ẹbẹ̀ ọlọ́wọ́ bá pé thumma stawa ila sama lẹ́yìn náà ọlọ́wọ́ bá wá gba sánmà lérò wọ́n ni fi mawdi'ayn wọ́n ni fi suratil baqara ọlọ́wọ́ bá sọ ilé wípé thumma stawa ila sama láyé méjì inú suratul baqara àti suratul fussilat wọ́n ni wọ́n ni láàrin istiwa wọ́n ní ìyàtọ̀ wà láàrin méjèèjì minha wọ́n ní lára rẹ̀ wọ́n ní al'awwal wọ́n lára ọkọ́ annal uluwa ní pé wíwà sókè wíwà lókè ọlọ́wọ́ ba mina sifati dhatiya nínú àwọn ìròyìn tó jẹ́ ti pàápàá ọlọ́wọ́ ba ni kèése ìròyìn tó ń júwe iṣẹ́ so nínú àwọn ìròyìn tó wà lázim fún ọlọ́wọ́ ba ni wọ́n ní wal istiwa wárin tí ẹ̀ min mina sifati al nínú àwọn ọ̀ròyìn tó ń júwe iṣẹ́ Ọlọ́run bá ní wa hadha yuwaddihuhu wọ́n ni nǹkan tí wà sára lélẹ̀ annahu fi jami'il mawadi' ní gbogbo ayé allati dhakara Allahu fiha sifata al-istiwa tọ́lọ́wọ́n bá dákọ̀ ìròyìn istiwa ni fi'lu istawa wọ́n fi attach ẹ̀ mọ́ subject rẹ̀ pẹ̀lú ala wọ́n ní kí wọ́n sọ bí wọ́n ní wàhádà yíwa dẹ́hùhù wọ́n ní nǹkan tí ó sàlàyé ilé fún wa nǹkan tó ní ṣe pẹ̀lú èdè larabawa ni wọ́n ní annahu fi jami'il mawadi'a wọ́n ní ní gbogbo ayé allati zakara allahu subhanahu fiha tọ́nà fi'lu istawa wọ́n fi'li istawa wọ́n ló wá mu'addan bi ala ní nǹkan tó ń connect pẹ̀lú subject rẹ̀ pẹ̀lú ala gẹ́gẹ́ bí níbi ah, suratul a'raf inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda fi sittati ayyamin thumma stawa ala al-'arsh thumma stawa ala al-'arsh ẹ̀rí pé arsh ni subject so so istiwa ó kíni ó ní ala so object so object jari so thumma stawa ala al-arsh in ta fi connect fi'l yẹn papọ̀ ma object òun kíni òun ala so wani a mu'addan bi ala wọ́n connect rẹ̀ pẹ̀lú object rẹ̀ pẹ̀lú ala wa ma'tufan fi sittatin minha bi thumma wani wọ́n tún wá join rẹ̀ pẹ̀lú ní àwọn àyèmí pẹ̀lú thumma ní pé wọ́n fi wọ́n jọ́yìn fi'li istawa wọ́n jọ́yìn pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá sọ síwájú pẹ̀lú thumma thumma istawa ala al-arsh so wọ́n ilé ó fi yé wa pé sífà fi'liya ni so sífà dhatiya òun ni sífà tó wà lázim fọ́lọ́run tó ṣe pé

ورد ذكره في الكتاب والسنة وانين قرآن في السنة والاستواء ونأتي إلا سكي أبي ولوكي ورد في الكتاب فقط ولوانين قرآن كان وأهل السنة وني أو أهل السنة متفقون على تصديق ما جاء في السنة وأنوكو لوري بلودو إنك تبوانين السنة والإيمان به أتيك ببنوره واعتقاد أنه حق أتي نياد زوكم كو دودوني كما هم على ذلك gẹ́gbẹ́ isi pé wọ́n wà lórí eléyìí náà sí máa já a fi al-Qur'an nípa nǹkan tó bá wá nínú Qur'an la yufarriquna bayna hadha wa hadha wọ́n ò ṣe yàtọ̀ láàrin Qur'an àbí súnnà ma dámàtí súnnà lókùn ìgbà yálà náà tó bá yẹ pé súnnà yẹ fi zalikumul bab ní abala yẹn ahadan ó jẹ́ ahadi ni ó jẹ́ nǹkan tó ṣe pé a kìí ṣe pé ojú ọ̀nà tó gbà wá ó pọ̀ gan so bóyá ọ̀nà kan àbọ́nà méjì ló gbà wá so ahlu sunnati wal jama'a àwa gbàgbọ́ ni a ṣe ní ìdíkọ́rọ̀ pọ̀ kó tó ṣe pé agbàlátọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam eléyìí èyí tí àwọn tí wọ́n fẹ́ gba ọ̀rọ̀ náà bá ni so ètí ẹwà rí pé àwọn nǹkan mi tó wá pẹ̀lú tàwátùrù náà wọn ò fẹ́ gbà so láákà ni wọ́n fi dá gbogbo ẹnu so gbogbo ẹ̀nà wọ́n padà bá Ọlọ́run bá pàdé so àwọ́jú Ọlọ́run bá ní ìpàdé gbogbo wọn ni au mutawatiro àwọn ìyàtọ̀ tó wà nínú istiwa àti ulu òun náà ni pé annal uluwa wọ́n ní ìwà lókè ọlọ́wọ́ bá ijtama'at alayhi khamsatu adilla ẹ̀rí márùn ló wà lórí ẹ̀ alkitab qur'an sunna al-ijma' àti al so uluwa ọlọ́wọ́ bá àwọn ẹ̀rí Shaykh Uthaymeen sàlàyé dada nínú al-aqidatul so tíra ọlọ́wọ́ bá dálé ìwà ọlọ́wọ́ bá súnà nẹ́bí sallallahu alaihi wasallam ìjìmá wà lórí ẹ̀ fítọ́rọ̀ àdámọ́ ọlọ́wọ́ bá gan ipá àwọn tí wọ́n ń ṣe kèfèrí gan pẹ̀lú ọlọ́wọ́ bá tí nǹkan bá dìrẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ sí wo sánmà bóyá wọn fún swíìtì so wá dùn ó dùn gan so tó bá sì gbẹ́wọ̀n bá ọlọ́run yóò máa sunkún yóò máa wo sánmà so wọ́n ní àràákùrù sẹ́rin tí nínú àwọn kan tí ma ń dọmọdé ń tàwọn yẹn so ibi tí gbogbo ìròrí tí wọ́n ma nìyẹn wọ́n ní so kúlù ha mujtami'a so láàkàí tó bá lálàáfíà náà so a yàdámà ọlọ́run bá yẹn tí ó sì wáyé ó yà lẹ́nu pé ìtẹ́lù mi fi ń gba professor ni ìtakò olúwọ́ ọlọ́run ọba so in tí ẹlòmí ń fi ń gba professor ni kódà kí pé ẹlòmí in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fi gba professor nìyẹn tí ẹwà mọ́ ojú ọ̀nà tí wọ́n fi ṣe wọ́n ti mọ àwọn ẹni ànù tí wọ́n jẹ́ ọ̀daràn wọ́n ti mọ̀ pé táwọn bá takò straight àwọn èèyàn tètè rí àṣírí àwọn so in tí wọ́n ṣe ni pé wọ́n mọ̀ dọ́gbọ́n ni wọ́n ni and uh, Ibn Taymiyyah also said this ah, Ibn Taymiyyah kọ́ ló sọ ọlọ́wọ́ ọba ló sọ but but when we look at uh, uh, when, when we look at uh, Ibn Sina Ibn Sina has a contrary view Si ah, n tán pè ní mọ̀nìyàn wọ́n mọ̀ wá wọ́n mọ̀ àkójọ so but finally when we go back to one of the uh, scholar of our time uh, Yusuf al-Qaradawi he has the opinion that uh, so wọ́n mọ̀ wá kó wọ́n mọ̀ kó gbogbo ẹ̀jọ́ wọ́n mọ̀ kó wọ́n ti mọ̀ pé táwọn bá lọ sí ètì pẹ́tọ̀ ọlọ́wọ́ bó sí sẹ́mẹ̀

so kódà wọn ò rẹ́dì láti bá fọ́lọ́wọ́ bá àwọn ń dictate fọ́lọ́wọ́ bá ní táwọn fẹ́ gbanú ẹ̀sìn wọ́n dẹ̀ ń dictate fọ́lọ́wọ́ bá bí ọlọ́wọ́ bá subhanahu bí ròyìn ọlọ́wọ́ bá gangan náà sí rí so bí ìgbéraga bó ṣe mú wọn lẹ́wù nìyẹn wọ́n ni wa amma al-ijma' wọ́n ni ẹ̀rí ijma' wọ́n ni a famin khabari dawawini ahli sunna nínú àwọn ẹgbàwa àwọn àkọọ́lẹ̀ àwọn ahli sunna Ah, wujida annahum èyí ó rí pé mujmi'una ẹnu wọn kò ijma'an qat'iyya ní ẹnu kò tó ṣe pé kò ṣe jàníyà ala anna Allah ní pé Ọlọ́run Ọba o fawqa arshihi ó wà lókè ala rẹ̀ fawqiyatan ní ìwà lókè tó ṣe pé taliqu bi jalalihi tí ó bá gbígbọ́ngbọ́n Ọlọ́run Ọba mu wọ́n ni qala al-Awza'i rahimahullah wọ́n ni al-Imam al-Awza'i sọ pé kunna naqul àwa ma ń sọ wat-tabi'una mutawafirun àwọn tabi'un ní sí pọ̀ bámúbámú inna Allaha ala arshihi nípa Ọlọ́run bá wà lórí al'arashi rẹ̀ ba'inun min khalqihi ó separate kó lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ wọ́n ni wa amma al-fitra ní sí àbí nǹkan tó ma fi ní àpọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn so ní pé kó pé pé àárín ìlú yóò àmà gbé a àmà gbé káàkiri àwọn subject rẹ̀ so yóò ma wá wọ́n ni ah, ọbẹ̀ ní ò tí ẹ̀ lápàlẹ̀ kankan lára so bọ̀ ìtàwọn náà ní pé tọ̀ ibi tí ó wà so ibẹ̀ lọ́bọ̀ wà ní tí wọ́n ní fi ròyìn ọba so látara pé wọ́n ń pàálé òun ni wọ́n ma fi àwọn tí wọ́n ń jẹ́ azari so àwọn àṣáyírọ̀ so àwọn tó yẹ pé falsafa ni làwọn fi ń wá ìmọ̀ nípa tawhid Ọlọ́run Ọba so yí pé àìmọ̀kaná ni wọ́n fi ń lera wọn kún wọ́n ni wa amma al-fitra wọ́n ni ẹ̀rí àdámá fa innama futira alayhi an-nas wọ́n ni tó náà alladhi istaqarra ah, fi fitrihim èyí tó sì pé ó ti rinlẹ̀ nínú àdáwọn ma annahu fi sama nípò wà ní sama fandur ila atfalikum sheikh sọ pé wà wọn mọ́dé yìí almumayizin àwọn mọ́dé tó sì pé wọ́n ti bẹ̀rẹ̀ sí nílà kai aw man dunahum àbáwọn tí wọ́n tó wọ́n aw ahassa maradan àbótí ẹ̀rẹ́ rafa'a ra'sahu yóò wà máa bójú sí sánmà ẹ̀rọ ma mìí tí wọ́n bá fún ní sweet àbí biscuit yóò ma ọlọ́wọ́ yóò ma sunkún so yóò ma sunkún so àmàdé gan ma a ibi tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ju professor azihari lọ wani wa rubbama rafa'a yadayhi wani kódà ọmọdé mi gan yóò ma gbọ́wọ́ rẹ̀ sí sánmà pé Ọlọ́run dákun jẹ́ kí láti mi fún mi biscuit so wọn ò ti ẹ̀rá lónìí àmọ́dákun jẹ́ kí wọ́n lè rà lọ́la

tọmọ tún sàdúrà tán which kìí ṣe gbogbo àyè lótọ́ so ẹ̀ẹ́sẹ̀ ẹmọ́ náwọ́ sókè so ká mọ́ náwọ́ sókè ṣe bẹ́ẹ̀ tí ní Ọlọ́run bọ gbogbo àyè ló wà so ẹ̀kẹ́ mọ́ náwọ́ báyìí so ẹ̀kẹ́ mọ́ náwọ́ báyìí kẹma wá bẹ́lọ́wọ́ bá so but anu Ọlọ́run wọ́n ni fàlọ̀ọ̀kọ̀lá wọ́n ni àwọn onílàkáyò mujmi'una ala hadha ẹni wọ́n kò lórí ilé hatta fil jahiliya kódà nígbà ojúdúdú tí islam ò tí mẹ́sẹ̀jà nabi sallallahu alaihi wasallam ò tí wá bá wọn lam yakul ahadun min ahlil jahiliya ẹni kankan nú àwọn tí wọ́n jẹ́ ahlil jahiliya ò sọ ipé kama taquluhu al-hululiyya minal jahmiya gẹ́bà àwọn tó wọ́n sí sọ pé Ọlọ́run bá rò papọ̀ mọ́ àwọn ẹrú rẹ̀ pátápátá Ọlọ́run bá halla fi kulli makan so nínú àwọn jahmiya wal mu'tazila àti àwọn mu'tazila wa man laffa laffahum àti àwọn tí wọ́n rin ojú ọ̀nà wọn so àtàwọn tí wọ́n rin ojú ọ̀nà wọn àwọn mólúdì wípé wọ́n mọ̀ ní ẹni tọ́lọ́wọ́ bá ń bẹ lára rẹ̀ so ẹni tọ́lọ́wọ́ bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so gbogbo àwọn kan báyìí so anu yínà ló bá wọn dé pípé wọ́n máa rò pé ànábì sallallahu alaihi wasallam ní pé on àtẹ́ndì a gádùnì tàti ń ṣe tàti ń takóta sallallahu alaihi wasallam so nípa ànábì sallallahu alaihi wasallam àtẹ́ndì rẹ̀ so wọ́n ní tọ́ tán bá tó bá ti jó jó jó jó tó bá ti jó tó bá ti kọrin tó bá ti so gẹ́bí Sheikh Mukbil ṣe sọ so kílùkọ rẹ̀ àṣírọ̀ àwọn ma àwọn èèyàn porridge ni wọ́n àwọn èèyàn pé tọ àsáró so káwò wẹ̀wẹ̀ pọ̀ ká máa jẹ́ so in tí wọ́n in tán so tó bá ti jẹun tí wọ́n bá ti jẹun yóò tíkùn Sheikh eh, Abu Musa'ab

akílùkọ́ rẹ̀ tán bá ti ṣe gbogbo àwọn eré ìta wọ́n ọyẹ dìde ọyẹ dìde anábì ti dé ìsànábì ti dé gbogbo wọn so yẹ ma bẹ́lọ́n so fala hawla illa billah so nǹkan bá débẹ̀ so nǹkan bá sáwọn tí wọ́n rò pé Ọlọ́run bá wà láàrin àwọn àwọn gari bí pé Ọlọ́run bá wà ní ìjòkó àwọn so rò papọ̀ máa sáwọn ni wọn ò ní parọ́mà nábì sallallahu alaihi wasallam pé ànábì àtẹ́ndì mọ́lúdì àwọn gbogbo lè yọrọ ni o so gbogbo ẹ̀wọ́n sì jábọ̀ fún lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe rí gbogbo ilé iṣẹ́ rí ẹni tó bá jẹ́ ń súnnà èyàn máa ń ní àsopọ̀ tó lágbára pẹ̀lú ọjọ́ ọ̀gbẹ́ndì òun súnnà máa ń ní àsopọ̀ tó lágbára gẹ pẹ̀lú ọjọ́ ọ̀gbẹ́ndì ẹ rí pé nínú àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam fi ń ṣe ìgbaninímọ̀ràn nìyẹn pé man kana yu'minu billahi wal yawmil akhir so yẹn máa náà ni gbogbo yóò padà padà sí so èyàn ma ní ìsopọ̀ tó gagan so yíò ma wá ní ojú ọ̀nà ẹ̀tọ̀ tí yíò fi wà sẹ̀límà tí yíò fi lọ bọ́lọ̀ ọba wọ́n ni alfarqu rabi' wọ́n ni ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹ́rin wọ́n ni al'uluwu wọ́n ni ìwà lókè ọlọ́ ọba yudrikuhu khawasul khalqi wọ́n ni àwọn tí wọ́n jẹ́ ẹ̀sà ọlọ́ ọba ẹ̀sà ẹ̀dájàre wa awamuhum àti àwọn tí wọ́n jẹ́ gbogbo èèyàn wọ́n ni ma fa awamul muslimin wọ́n ni ẹ̀rí àwọn tí wọ́n èyí tó pọ̀jù nínú àwọn mùsùlùmí wọ́n ní alladhina istaqamu lillah àwọn tí wọ́n dúró dédé sọ́rọ̀ wọn bá tadayyunan tí wọ́n jọ́sìn fọ́nà wọn bá mutabi'ina lin-nabiyyi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n tẹ̀lé annabi sallallahu alaihi wasallam wa hum ala khair tán sì wà lórí dáadáa wa salah àti àti dáadáa wa tuqa àti ìpáyọ̀ ọlọ́wọ́ fi sama àwọn ènìyàn mọ̀kọ́lọ́wọ́ bá ń bẹ ní sama وكذلك خواصهم بكنا àwọn tí wọ́n jẹ́ ẹ̀sà nínú àwọn èyàn min tullab al-ilmi nínú àwọn tí wọ́n wá ẹ̀kọ́ ma fadlan 'ala al-ulama kate ma wa ti san ulama amma al-istiwa wọ́n eri ìlọsókè Ọlọ́run ba falam yudrikuhu àwọn èyàn بين al-'uluwwi لا istiwa láàrin wà lókè Ọlọ́run Ọba àti so wọ́n ní ash-shay'u ath-thani so tí ma fẹ́ sí dáa fáwọn èèyàn nípa irú nǹkan báyìí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ fún wọn náà ní ibi tí wọ́n mọ̀ ibi uluwwi Ọlọ́run Ọba lè yóò ti bẹ̀rẹ̀ fún wọn èyàn sì ma sàlàyé fún wọn tá bá ti gbọ́ yé wọ́n padà gbọ́ ìsìwà náà yé wọ́n ní ash-shay'u kama annahu subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó sì ṣe pé Ọlọ́run bá o la yushbihu shay'an min khalqihi òun ló jọ kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ wastadalla lahu al-imaman rahimahumallah wọ́n ní àwọn ẹni síwájú méjì nínú mai abu zur'a àti abu hatim wọ́n ní wọ́n fi sẹ̀rí a bi qawli llahi wọ́n ní faqawluhu wọ́n ní gbọ́lọ̀ ọ̀rọ̀ ọba tọ́lọ̀ ọba ní laysa kamithlihi shay wọ́n ní raddun ala al-mushabbiha wọ́n ní ilé ọlọ́run ọba fi ń fèsì fún àwọn tí ó ma ìròyìn àwọn tí àwọn ẹ̀dá a sì rí ilé ìdáadáa láwùjọ wa a rí nínú àwọn tí wọ́n tún tako ìròyìn Ọlọ́run ba in tẹ́ fi rí ni ẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Mu'attila láyé sí wọ́n tún kó sí abẹ́ tẹ̀ṣbí gẹ̀ so wọ́n tún kó sí abẹ́ tẹ̀ṣbí wọ́n ní wà fi qawlihi wa huwa as-sami'ul so ẹ rí pé ba Ọlọ́run ọbú ma dánwò pẹ̀lú kó ma gbanù nígbà tí wọ́n fẹ́ ròyìn Ọlọ́run ba pẹ̀lú nǹkan tó fi ròyìn ara rẹ̀ wọ́n a máa ròyìn Ọlọ́run ba pẹ̀lú nǹkan tí wọ́n hun látọ̀dọ̀ ara wọn wọ́n ní wa tó sọ pé kò sí nǹkan tó jọ wí ọlọ́wọ́ bá tí ń ròyìn rẹ̀ pẹ̀lú pé òun gbọ́ bẹ́ẹ̀dẹ̀ ni òun rìnà rọ́dùn alẹ́ mu'attila eléyìí ọlọ́wọ́ bá fi ń ṣe rọ́dù fún àwọn mu'attila ni gẹ́bí sheikh mahmoud bin abdul hadna sí ṣàlàyé lè nínú risalatun ila ahli al-qasim so wani wa huwa sami al-basir bọ̀ aya subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala asùlù ìpé nínú àwọn ibi tọ́lọ̀ ọba bá ti fẹ́ ṣe tẹ̀nzí ara rẹ̀ nínú Qur'an ẹ rí pé asùlù méjèèjì ma ń jẹyọ ọlọ́wọ́n bó fọ́ra rẹ̀ mọ́kún bí àwọn nǹkan tó yẹ pé àwọn èèyàn fi ń oróyìn rẹ̀ nínú àwọn nǹkan tí kò tọ́ sọ́lọ́wọ́n bá ọlọ́wọ́n bó wà fi èyí tí ó tọ́ ọlọ́wọ́n bó wà fi rìn lẹ̀ so wọ́n ni rọ́dùn so alal mu'attila wọ́n ìròyìn rẹ̀ wa hadha huwa maslakul jahmiya ilé ni ojú ọ̀nà àwọn jahmiya fa innahum yanfuna al-asma'a wa sifati kullaha wọ́n ní àwọn eléyìí takò àwọn okò àtàwọn òròyìn pátápátá fala yuthbituna lillahi isman wà sifa wọn ò fi rinlẹ̀ fún Ọlọ́run ọba okò kan àbí ìròyìn kama anna fihi raddan ala taifati al-mu'attilati al-ukhra èsì in bẹ fún àwọn ìjọ mìíràn nínú àwọn tí wọ́n takò ìròyìn Ọlọ́run ọba alladhina yunfuna sifati tí wọ́n tako ìròyìn wahumul mu'tazila àwọn ni mu'tazila fa innahum yuthbituna lillahi al-asma àwọn ilé wọ́n fi ó kọ́ nílẹ̀ fọ́lọ́wọ́ ba walakinnaha ṣùgbọ́n wọ́n kọ yóò mujarradatan wọ́n ṣùgbọ́n wọ́n kọ yóò a mujarradatun àwọn ìròyìn tó dá àwọn ìtumọ̀ tó dá allati tahtawiha tó sì gbọ́rọ̀ kiri káàrẹ̀ fún ma ṣàrọ́kẹ̀hún ba'da dhalik lẹ́yìn náà wọ́n tún wá kó wọ́pẹ́ pẹ̀lú wọn níbi ilé fi hádà níbi ilé fi hádà ta'til níbi ma rejecti àwọn òròyìn àtókọ̀ọ́rọ̀ ọba man ṣàrọ́kẹ̀hún min al-asha'ira àwọn tí wọ́n kó wọ́pẹ́ pẹ̀lú wọn nínú àwọn asha'ira wal ba kan ويثبتون بعضها بس نوان تقوى عوامي وهذا التفسير وان يري علي على يلي أحيلكم فيه ما داريك معرفة إنسي إلى أقرب مرجع معاصر sí reference tí ó súnmọ́ jù tí ó jẹ́ contemporary reference tó jẹ́ reference ìgbà tí wáyí wa huwa al-qawa'idul muthla òun náà ni tíra al-Qawa'idul Muthla fi sifatillahi so àwọn ìròyìn tí ó rẹwà jùlọ tó dáa jùlọ àwọn òfin tó rẹwà jùlọ tó dáa jùlọ fi sifatillahi nípa ìròyìn Ọlọ́run Ọba wa asma'ihil husna àti àwọn okọ̀ rẹ̀ tó rẹwà jùlọ wọ́n ni lè sheikh ti sheikh muhammad ibn salih ibn uthaymin rahimahullah wọ́n wa qad sabaqahu ila hadha wọ́n ni wọ́n síwájú Sheikh Uthaymeen níbi eléyìí a'immatul Islam àwọn ẹni síwájú nínú Islam minhum minal mu'asirin nínú àwọn tí wọ́n wà nígbà tí wáyí al-Sheikh Abdul Aziz bin Baz rahimahullah wa Sheikh Abdurrahman ibn Nasir ibn Sa'di wa min al-aqdamin Sheikh al-Islam ibn Taymiyyah wa tilmidhuhu Sheikh al-Islam ibn al-Qayyim rahimahullah so nínú àwọn abala tí gbọ́lá fún jù torí pé àwọn olùmọ̀ àwọn tàà fún pé wọ́n nímọ̀ jùlọ ni yóò ní asúrù ti wà àtàwọn asúrù tó sì síwájú àwọn nǹkan yìí ni wọ́n gbárùkù tì but ẹ́ra àwọn tí wọ́n ń pẹ̀lá wọn professor tí wọ́n láwọn ń jáde ní azari tí wọ́n ń pẹ̀lá wọn ní àṣà àárọ̀ so ẹ́rí pé ní táwọn gbárùkù tì kọ́ ní o so ní falsafa òun náà ni kalam òun sífàtàhù bí haddin wọ́n ní a ní máa restrict ìròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú restriction kankan wala nata'arradu litakyif as-sifat a sì ní máa sayagbangba lọ sí wípé káfẹ́ júwẹ́ àwọn ìròyìn ọlọ́wọ́ bá fala naqulu mathalan wọ́n ní a ní máa sọ lápẹrẹ sí pé yaduhu tata'allafu min al bá ó tún wá ní ìka wal usbu yata'allafu min kadha unmula wọ́n ní ìka ọ̀nà tún wá ní ẹkẹ́nà eh, wọ́n ní wa tantahi al-kaffu bil-wasdi so wọ́n ní eh, eh, wọn ba ó tán pẹ̀lú ar-wasdu wọ́n ní fa-sa'idu ó tán pẹ̀lú rasdu mbi wọ́n ni ó tún ní sa'id ó ní adud ó tún ní adhira' ó sì wá ní apá gangan wa tantahi bil mankib ó sì wá ní ìgúnpá li'anna hadha takyif wọ́n ni gbogbo lè ìjúwò ìròyìn ọ̀rọ̀ ọ̀bẹ̀ ìmá describe wọ́n ni wa mukayyifu sifat qa'ilun ala

so gbogbo ilé òun ni ọlọ́wọ́ bọ́ bẹ́ẹ̀ nípa rẹ̀ wọ́n ni wà ma'lum wọ́n ni ilé ìdẹ̀rẹ̀ àwọn olùmọ̀ sọ àfarkù tó wà dàkíkì kan láàrin fu'ad àti qalb òun náà ni wípé ẹ̀rì pé sam'a ọlọ́wọ́ bọ́ sọ ọlọ́wọ́ bọ́ sọ pé udhun ẹ̀rì pé basar ọlọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bọ́ sọ pé kíni ọlọ́wọ́ bọ́ oye but aya yìí mọ̀ ń sọ so fu'ad rẹ̀ Ah, kílùkọ́ rẹ̀ kíkẹ́ sọ́lọ́wọ́ bá ló ń ròyìn bí so fòádìí rẹ̀ wọ́n máa fi ń ròyìn sí àpé sámù ìgbọ́nà ni bá sí máa ń fi sámù ròyìn ìgbọ́nà tí etí máa ń ṣe àbí tí etí máa ń ṣe gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni wọ́n máa fi fòád wọ́n máa fi ń ròyìn àwọn iṣẹ́ tí ọkàn máa ń ṣe in tó fi ṣe pé ẹ̀rì pé tán bá fẹ́ wá rí fà sí gangan bẹ́ẹ̀bì nísìn tán bá fẹ́ ní ètíyàn gínsìn wọ́n ní sọ pé kọ́tọ̀ àsámàáwò wọ́n ní kọ́tọ̀ àkíní udhunuhu so fuad náà tánà fẹ́ ròyìn pé bóyá ọkàn ìkásọkàn wọ́n ní sọ pé wọ́n ní ro so farqu daqiq táwọn olùmọ́sọ pọ̀ wà láàrin rẹ̀ nìyàn wọ́n ní wa ma'lum wọ́n ní àti annahu ma min mawjudin wọ́n ní kò sí nǹkan tí ń bẹ illa wa lahu kayfiyya ó ní bó ṣe wà a sọ pé kò sí bọ́lọ́wọ́ bá ṣe ó ní bó ṣe wà so farku yìí ànúkùtọ̀ point yìí ó wà ó ṣe pàtàkì gan tá bá sọ pé bila kayf kìí ṣe tàà sọ ní pé kò ní bó ṣe wà so kìí ṣe pé tàà sọ ní pé kò ní bó ṣe wà so tí a bá fi ń sọ bẹ́ẹ̀ so àkílùkọ rẹ̀ èyàn ń ṣe tẹ̀fúwì ìdúnìyàn so kìí ṣe pé èyàn ń sọ pé kò sí bó ṣe wà so but àwọ̀ ò mọ bó ṣe wà wọ́n ni fasifátù rọ́bù wọ́n ní àwọn ìròyìn ọlọ́ọ̀bá o láha kayfiyya wọ́n ló ní bó ṣe wà wọ́n ní lakinnana ṣùgbáwà o la na'lamuha ama wa lihadha qala ahlul ilm wọ́n ní nǹkan bi'tibar amma ah, ní apá kan wa majhulatun bi'tibarin akhar àtúnmọ̀ tabawo lápákan fahiyya ma'aluma amma lana bi atibari ma'anaha tabawo ìtumà rẹ̀ amma amma kọlọ̀wọ̀ bá lọ́wọ́ wa fihi yatakallamu salaf ibi eléyìí ni àwọn salafu sọ̀rọ̀ ń pa wa yufassiruna sifa wọ́n sì ma fi ń sálàyé àwọn ọ̀rọ̀ yọ́rọ̀ ọba wafqa qawluhum fi istiwa òun náà ni gbólóhùn wọn nípa istiwa pé lahu ma'anin thalath ní pé thalatha ní pé istiwa ní túnmọ̀ mẹ́ta wọ́n ní al'ulu ìwàlókè wal-irtifa' ìráìs lọ sókè wal-istiqrar kí nkan wà ní òkè nkan wa lahu ma'nan rabi' istiwa tún ní túnmọ̀ mẹ́lẹ́ kẹrin so kíyàn mọ́lẹ̀ kíyàn bá ti mẹ́tẹ́lẹ̀ òun náà ni al-qasdu kíyàn gbà nkan lérò so kíyàn gbà nkan lérò so kíyàn kí nǹkan gbà nǹkan lérò láti lọ síbi nǹkan wọ́n ni wà tafsiruhum hadha wọ́n ni àlàyé wọn yíò mabniyun ala an-nazar wọ́n ni ó dó lórí ìwòye sí ni fil mawatin níbi àwọn ààyè min kitabillah nínú tírà Ọlọ́run Ọba ni allati jaha fiha al-fi'lu istawa nípa àwọn ààyè tó sì pé fi'li istawa wá nínú ààyè wọ́n ní torí eléyìí fa inna sálàfà yufawwiduna hadha al-bab kèfíyà wọ́n ma ń ṣe tafwidu rẹ̀ kèfíyà wọ́n ma ń ṣe tafwidu rẹ̀ àni yufawwiduna ilma al-kayfiyya wọ́n ma ń ṣe tafwidu ìmà nípa kèfíyà kí ni túnmà tafwid òun náà ni pé kíyàn rí fáǹkẹ́ kíyàn pé ọ̀dọ̀ ọlọ́wọ̀ ìtumà ní pé wọ́n rí fà sọ́dọ̀ Ọlọ́run Ọba pé Ọlọ́run Ọba ló ní màá parẹ̀ so wọ́n ni yufawwiduna ilma al-kayfiyya wọ́n rí fà ìmà nípa bóò ní sífà Ọlọ́run Ọba yìí ṣe rí ila Allah lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba fahum yatakallamuna fil ma'na àwọn máa ń sọ̀rọ̀ nípa ìtumà ni wa yufawwiduna kayfiyya bọ́ wọ́n máa ń àkílkọrẹ̀ bí àwọn ọ̀rọ̀ Ọlọ́run Ọba bó ṣe rí o ilayhi wọ́n máa ń rí fà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run Ọba وذلكم وني لتفين سلي لأن هذا من الغيب ننوما كقليلي الذي حجبه الله عن خلقه طلعوا با في قماكو لودا وان اداري وني وقولهما وني اسبولون ابو زرعه اتي ابو حاتم تون سو بي احاط بي احاط بكل شيء علما ni pé wíwà lókè ọlọ́run ọba wáre yìí ọlọ́run ọba yìí rọ kíríkà gbogbo nǹkan ní máa wọ́n ni hádá bayanun li sa'ati ilmillah wọ́n nílé láti sàlàyé bí ìmọ̀lọ́wọ́ bá ṣe fẹ́ ní fa innahu ma'a uluwihi gẹ́bù sí pọ́lọ̀wọ́ bá wà ní òkè fawqa arshihi lórí al'arashi rẹ̀ alladhi huwa fawqa jami'i makhluqatihi tó sì pọ́ wà lókè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ la ya'zubu nǹkan tó sì pé

la yushbihu shay'an min khalqihi ọlọ́wọ́ bó jọ kankan náà àwọn ẹ̀dá rẹ̀ wọ́n ni wà la yushbihu shay'un min khalqihi wà la yushbihu shay'un min khalqihi ìkẹ́kẹ́ nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá ní òjọ́ fa inna al-makhluq wa wa baynahu wọn nǹkan tó wọ́n ní fa'innahu la ya'lamu min halihi shay'a kò ní mọ̀ kankan nínú situation rẹ̀ wa ala sabilil misal wọ́n ní lápẹrẹnsì law sa'ada shakhsun tí èyàn kan sì tó bá gùn saqha baytihi tó bá gùn eh, rúfulé rẹ̀ al min kadha dawr tó sì pé wọ́n àwọn fọ́mẹ̀ látara tó ipé ó sà ó rọ̀ kìrkà lẹ́yìn wọ́n ní fa'innahu la ya'lamu min ahwali sukani shay'a wọ́n tó yí pé ó wà fẹ́nsì so ó gun òkèlé rẹ̀ so ó wá òkèlé yìí ó wà fẹ́nsì kò lè rí àwọn èèyàn yòókù wọ́n ní fa'innahu la ya'lamu min ahwali sukani shay'a kò ní lè rí kankan nínú àwọn ìṣesí àwọn èèyàn tán wà nínú lẹ́yìn wọ́n ní wa in kana laysa fil bayti illa ahluhu wa dhawuhu kódà kó sí pé kò sẹ́nì kankan nú ilé yẹn àyàfi àwọn èèyàn rẹ̀ àti àwọn ará lè àtàwọn èèyàn rẹ̀ bal hina ma yaghliqu al-bab dunahu kódà gbogbo gbà tán bá ti tilẹ̀kùn fa innahu la ya'lam min halihi shay'a kò ní makakama nípa àwọn èèyàn tó wà núlé so imam èèyàn bó ṣe kúrú tó nìyẹn wọ́n ní al'amuru thani wọ́n ní alamari ẹlẹ́ẹ̀kejì so wíwà sí ọlọ́run ọba ó dà gẹ́gẹ́ bí síìdì náà ni gbogbo sẹ́mọ̀ gbogbo ayé gbogbo àwátá wọn nù rẹ̀ bí síìdì lórí so ní ìka Ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n so bó wá ní Ọlọ́run bó sí rọ̀kìrìkà rẹ̀ bó tó sì pé ọkàn rẹ̀ kún fún ìpáyà Ọlọ́run Ọba wa yaqinan bima inda àti ìní àmàdájú nípa nǹkan tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba an yuraqiba Allah ní pé kó máa mọ́nítọ̀ Ọlọ́run Ọba o fi aqwalihi wa a'malihi níbi ọ̀rọ̀ rẹ̀ àti níbi iṣẹ́ rẹ̀ fa inna kulla dha padà àkáǹtì rẹ̀ fún wa hadha yaqtadi mujazata al-ibad ala eléyìí ó necessitate pé Ọlọ́run bó san àwọn ẹrú lẹ́san lórí àwọn nǹkan tí wọ́n bá ṣe kama qala ta'ala gẹ́gẹ́ Ọlọ́run bá ti sọ pé walillahi ma fi samawati wa ma fil ard nípa Ọlọ́run bá ló ní tó ń bẹ ní sánmà àti tó ń bẹ nílẹ̀ liyajziya alladhina asa'u bima amilu láti san àwọn tí wọ́n tí wọ́n ṣàbúrú wọ́n ní ìta fi parí eh, principle yìí ma qarrarahu al-a'imma òun náà ni nǹkan tí àwọn olùmọ̀ tí wọ́n fi rinlẹ̀ annahu yajibu ala man yuthbitu sifatil bari ní pé ó pọn dandan lórí ẹni tó bá ń fi àwọn òròyìn ọ̀rọ̀ ọba rinlẹ̀ jalla wa ala wọ́n ní an yatakhalla an mahdhurayn azimayn tó bá ń fi àwọn òròyìn ọ̀rọ̀ ọba rinlẹ̀ yìí ó gbọ́dọ̀ bọ́pá bọ́sẹ̀ kúrò níbi àwọn nǹkan tí ó jẹ́ ìwọ̀ méjì wọ́n ní wa aqul wọ́n ní àwọn sọ pé jarimayni kabirayn wọ́n ní a crime méjì ni méjèèjì wọ́n ní mujibayni lirriddati an dinillah ó ma jẹ́ kí yẹn fẹ́sí ọlọ́wọ́ bá lẹ́lẹ́ ni wa huma takyif òun náà ni kí yẹn ma júwe ìròyìn ọlọ́wọ́ bá wọ́n ní wa tashbih àti kí yẹn ma fi ìròyìn ọlọ́wọ́ ma fi jọtẹ̀dá àti kí yẹn ma fi wé àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá wọ́n ni fa ahlu sunnati ala kitabi rabbihim wọ́n àwọn sunna wọ́n wà lórí tírà Ọlọ́run Ọba ni jalla wa ala wọ́n ni fa qa'idatuhum wọ́n ni píríncipù wọn fi ithbati sifati níbi fi àwọn ọ̀rọ̀yìn Ọlọ́run Ọba nílẹ̀ wọ́n ni wa huwa as wọ́n ní abala lẹ́ẹ̀kejì nafyun lè ta'til ọ̀rọ̀ ọba fi ń rí jẹ́kì pé kí ẹ máa tako àwọn ọ̀rọ̀ yọ́nà ọba wallahu alam sallallahu wasallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanakallah wa hamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu ilayk sibirewa wa jazakumullah khairan wa yahdika àwọn mu'attila mu'tazila jahmiya asha'ira kullabiya maturidiyya ṣe wá rí gbogbo àwọn tá a pín bó àwọn àjọ kan ti wà táwọn ti kó gbogbo wọn lónìí àwọn náà ni asha'ira àwọn asha'ira gbogbo ránù ló wà lábẹ́ wọn wọ́n kàn jẹ́ ikọ̀ asha'ira ni àwọn jahmiya àwọn maturidiya àwọn kullabiya sọ́nà bọ́ sí jẹ́nà wọ́n tó zákun makon bẹ́ẹ̀ na barakallahu fikum wa alaikum salamtullah um, um, ṣe sẹ́ẹ̀tì kan wọ́n sí ẹ̀kùn ìtàn jẹ́ bẹ̀rẹ̀ bí sẹ́ẹ̀tì kan ni wọ́n nínú àwọn sẹ́ẹ̀tì àwọn Sufi bákan náà àwọn èèyàn míì náà ṣe pẹ̀lú wọn nínú àwọn àjọ míì náà so àwọn Huluriyya sẹ́ẹ̀tì ni wọ́n gẹ́gẹ́ bí eh, ash bó sì dákọ̀ ilé nínú al Nihal so sẹ́ẹ̀tì kan ni wọ́n but àwọn náà bákan náà wọ́n tún jẹ́ àwọn míì náà ìròyìn so táwọn náà bílífù nínú ìrò papọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ so but sect kan náà ni wọ́n but the fact bí wọ́n jẹ́ sect kan yẹn so wọ́n tún láwọn míì náà tó tún jẹ́ ah, kílòkọ rẹ̀ tó jẹ́ ah, kílọ́npẹ̀ tó yí pé wọ́n jẹ́ àwọn fẹ́rọ̀kù munharifa wọ́n dẹ̀ ṣàrọ́kà níbi pé káwọn náà gbàgbọ́ nínú hululiyya kódà àwọn míì bá gúlúlù hululiyya àwọn débi pé ẹlòmí wọn júwe àwọn ọlọ́ọba fóhun sí ẹ̀bọ́lọ́ọba jẹun tẹ́ni so èyàn mọ̀ gbọ́lẹ̀ iná lẹ́yìn láwọn Sufi àwùjọ wa oríṣìíṣẹ́ àwọn nǹkan mí so kódà ẹlòmí ìbá débi pé ó padà sọ pé òun ṣe jama'a àárọ̀ ọba tani wala hawla wala quwwata illa billah subhanallahi amma yaqulun so ọlọ́wọ́ bó bí wọ́n nípa gbogbo àwọn kásán sọ so wallahu alam so bó ṣe jẹ́ na'am almilal wal so do ẹni tó kàn fíhì alayhi no no no uh, àwọn tí àtàwọn àfáàmà ń benefit bẹ̀rẹ̀ tí àtàwọn àfáàmà ń benefit bẹ̀rẹ̀ so wallahu ala subhanahu wa hamdika shalla la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa